الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى أترى عليكم كاتي قفوا النقوى محمد صلى الله عليه وسلم بتيالا يديني بيوان واكد الإسلام àwọn nǹkan tí ó lè fọ́ọ̀kan ìṣẹ́ ìsìláàmù èèyàn tó dẹ̀ lè sọ di asán alákọ̀ọ́kọ́ta ti mọ́ nínú ẹ̀nà ni aṣírùkú fi ìbádàtìláhì ta'ala ìmá sí ẹbọ pẹ̀lú ìmá sí ẹbọ níbi ìjọsìn Ọlọ́run Ọba subhanahu káyà Kùrán fún wa pé inna Allaha la yaghfiru wa yaghfiru ma duna dhalika liman yasha' dájúdájú ọlọ́run kí n fi orí jí kíyàn ṣe ẹbọ pẹ̀lú rẹ̀ àmọ́ tó bá kiri sí yẹn ọlọ́ba ma ń forí jí fẹ́ni tó bá fẹ́ ọlọ́run ti ní innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna ma lidh-dhalimina min ansar ọlọ́ọ̀bá kí ń fi orí jí ìdájúdájú ibùsẹ́lì sí ẹniyẹ òun náà ní inú náà àwọn tí wọ́n sì jẹ́ alábòsí èèyàn wọn ò ní ní ẹni kankan wọn ò ní rí olùrànlọ́wọ́ kankan so tí wọ́n dẹ̀ ṣàlàyé nípa ayà alákọ̀ọ́kọ́ yẹn o ní pé wà máa dúnà shirk ka zina wa shurbil khamri wa sariqa wa akli aw riba kulluha duna shirk ayya dakhilatun tahta al-mashi'a وأصحابها أصحاب كبائر وهم فساق ولكنهم لم يقعوا في الشرك وإنما وقعوا في الكبائر فهي تنكس إيمانهم ويحكم عليهم, ويحكم عليهم بالفسق ولو ماتوا ولم يتوبوا فإنهم تحت المشيئة إن شاء الله غفر لهم بما معه من التوحيد وإن شاء عذبهم بذنوبهم ثم معالهم إلى الجنة بالتوحيد الذي معهم هذا معال أصحاب الكبائر التي دون شرك إن الله يفهم أبي نوكبي àwọn ẹni tí wọ́n bá kú lórí àwọn ẹ̀ṣẹ̀ tí yàtọ̀ sí ẹbọ jí ọlọ́ọ̀bá tó lágbára ń dúdé wọn wò àmẹ́ni tó bá tó wù ọlọ́run ọba náà tí wò sí tí mẹ́ tọ́lọ̀bọ́ fi bá wọlò tó bá wù Allah subhanahu wa ta'ala rẹ̀ báyẹ̀ kó fi ẹ̀sìn ní àlìjẹ́nnà láì ní fi ìyà jẹyàn tó bá sì wù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala a fi ìyà ẹlẹ́ta ilé wa fi jẹyàn ìyà Ọlọ́run Ọba sì ní kìí ṣe tí yẹn ń fi ń gambu àbí tí yẹn ń gbé sórí probability ipé ah, ẹ̀yìn tó bá wù Ọlọ́run ni láà bal ìyà Ọlọ́run Ọba wallahi nǹkan tó rí ni ìyà Ọlọ́run Ọba in tó bó ṣe jẹ́ náà nìyẹn kìí ṣe tí ẹ̀yẹ ah, máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú so kátọ́wà sọ pé kí ẹ ma fi ọwọ́ yẹpẹrẹ kí ẹ ma fi mú ọ̀rọ̀ ẹbọ kí ẹ ma fi mú ọ̀rọ̀ ìmọ̀ ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so ayẹ́lẹ̀ kejì pé Ọlọ́run ti ṣe aljanna ní haram fún àwọn tó bá kú sí orí ẹbọ ayé Ọlọ́run ni wà ma li zalimina min ansar ayé àwọn tó bá jẹ́ àwọn olùṣẹbọ wọn ní ní olùrànlọ́wọ́ adẹ́sì ni pé kí náà ń pè ní zulm gangan kí náà ń pè ní zulmù azulmù ni wádò ṣe'i fi ghayri mahalliha gẹ́gẹ́ bí àwọn olùmọ́sí ṣàlàyé wádò ṣe'i fi ghayri mahalli kíyàn gbé nǹkan síbi tí èkí ń ṣe ayé rẹ̀ in tán pè ní àbòsí nìyẹn kíyàn gbé ọmọ ìtàn pẹ̀lú àbòsí ni ẹ̀ kìníyàn kìkí ń sáyè rẹ̀ ni ẹ ó wá gbé kìníyàn síbi tí èkí ń ṣe ayé rẹ̀ ìtàn pẹ̀ ní àbòsí ni ẹ̀ tí ó túnmẹ̀ ní wípé àbòsí ní sọ́rọ̀ tó pọ̀ gan ní tàbí ọgbọ̀ bí àbòsí ń gbàmì gan olómẹ́jà àbòsí èyí táwọn ìgbà kí ń sàbòsí gan ní làbòsí ẹ́ mẹ́tàlán kí ọkùnrin gbé ojúṣe rẹ̀ fóbìnrin kóbìnrin náà lè má lè ṣe ojúṣe obìnrin so ẹ̀bọ̀ sí tó wá fi ń lágbára jù ó lè tó ṣẹlẹ̀ ní top level yẹn wọn náà ni pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nígbà bóòlù sí wá jábòsí bóòlù ẹbọ sí wá jábòsí òun wípé tí bí jọsìn ká ló ní jọsìn Ọlọ́run ló ní jọsìn ó wá gbé fẹ́lòmí orípò ti gbé tí ẹlòmí ò ní kò lẹ́tọ̀ sí ó ti gbé fún Ọlọ́run ló sì lẹ́tọ̀ sí bóòlù Ọlọ́run sì lẹ́tọ̀ sí Ọlọ́run nìkan ló dá wa òun nìkan ní ó pa wa òun nìkan ní ṣe árísìkí fún wa lókè àtilẹ̀ Ọlọ́run nìkan ní darí àlámọ̀ gbogbo ayé wa bóò ló sì wá fẹ́ jọ́sìn automatically by default by default Ọlọ́run nìkan ló lẹ́tọ̀ sí jọ́sìn yẹn bóò ló sì wá gbé ìjọ́sìn yẹn fún ẹlòmí bóò ló sì àbòsí ló sí yẹn náà tó bá mọ́tàlán ẹkẹ́ kan example ọ̀rọ̀ ayé fi ọ̀rọ̀ ayé yìí example ọ̀rọ̀ ayé èyàn kan nísìnbáyìí bàbá ló sanwó skúù rẹ tó fi jáde kóhun tó fi jáde skúù tó fi jáde léèwé ẹnu ọ̀kọ́sẹ́ tó ó kéwú já kátàṣẹ́ pé èyàn kéwú já kó dé èyàn mọ̀ wíjá kìí ń kọ́sẹ́ já wọ́n sàmọ́ ní pé èyàn kéwú já ó wá lọ ń dúpẹ́ fẹ́lò mi ara àtàkan tó ò tí ẹ̀ sí kẹ́kẹ́ òun ndu tí ẹ̀ lọ́wọ́ lórí oríire kankan nínú ayé rẹ̀ òun ah, mo gbogbo olúwa lọ ń kí lójoojúmọ́ láàárọ̀ káà ẹsẹ oúnjẹ o báà kódà gbogbo ilé tẹ́sẹ̀ fún láti kékeré mọ́ lórí o kí ló ṣe àbòsí nìyẹn nítorí èyàn tó lẹ́tọ̀ọ́ sí oríyìn o gbóríyìn fún èyàn tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn o yìn èyàn tó lẹ́tọ̀ọ́ sí kó o dúpẹ́ wà lọ ń gbé fẹ́lò míì kaka sí gẹ́gẹ́ bẹ̀ẹ̀ náà nìjọsìn ọlọ́ọ̀lọ́ nìkan ló ń lágbára lórí àlámọ̀ àwọn ẹ̀dẹ́mà pẹ́lú tí kankan bá ti ń ṣe yín ọlọ́run ní ìmìnìkan ní kẹ́ẹ̀pẹ́ ẹni bẹ́ẹ̀ ni a ti bá ìwọ nìkan láàmà pé ìwọ nìkan sì láàmà wá ìrànlọ́wọ́ sọ́dọ̀ rẹ̀ ẹni tí ó wà sí ó wà lọ sọ́dọ̀ ẹlòmí ẹni tó ṣe pé òun gẹ́gẹ́ fún ààrẹ ẹgbẹ́ ni wà tí ẹ ẹjọ́ wà lábí ọlọ́wọ̀ bá ẹ̀lú ìwọ̀n ló kú sí tọ́ilẹ̀tì ní ẹ̀dàkùn tí ọdún ẹ̀dá tó wíkì bí ti ẹ̀tẹ́ méjèèjì ẹ̀yìn méjèèjì gan sàwá òun gẹ́mọ́ lọ tọ́ilẹ̀tì bí ò jẹun ebi ọ̀pá kú ni bí ò múmi kò lè lọ́jọ́ mẹ́ta láyé tí ọdọ́ ìwọ náà wá ogunú jẹ́kúrí ẹ̀ pé tí ọdọ́ ọwọ́ ẹ̀dá bá ìlú ẹkọ ọmọ gbégù káàtà rẹ lóní àbọ́dọ̀ ọlọ́ọba alimẹ́ríkòlùkọ̀ hàrà zuljalal wal ikram ah? ǹjẹ́ ọdọ̀ ọlọ́ọba ọba tó gbẹngbẹ́ ọba alágbára sọ́dọ̀ àwọn ilé ẹkùn lọ ní àbí ọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala ṣe ẹjá gbáyà yìí àwọn fún ní example wani mini hudafu lè rí ìlà kama yẹ́ bá liljini au lilkọbù so bàbá mú example yìí wá because example ẹmọ́ ìṣẹ̀lẹ̀ gan ó ti ẹ̀pọ̀ lágbára gangbà nílẹ̀ lágbára wọ̀yẹ̀ta sáhàlù náà sùfihì àwọn yẹ́ ti mọ́ ń ṣe àṣẹ ètò lórí ẹ̀

eléyìn kọ́ ibi àwọn àlìjẹ̀nà lọ́wọ́ ẹni so ibi kí ló ok tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni kí ló lé tó fún ajẹ́ pé wó ní pé bóyá adìẹ dúdú ni ẹdú kí ló dí kí ló sàdìẹ dúdú kí ló sí àwọn specifications yẹn ẹnìkan ní tẹ́sẹ̀ bá ń dúnyà inú àtàláwọn ṣe tàláwọn pípẹ̀ orúkíá náà ni ọmọ tẹ́sẹ̀ ń dù láti kékeré tẹ́sẹ̀ yóò straight orí ẹyẹ àparò ẹ́tàpẹ̀ olórí ẹyẹ àparò tó wà káàkiri ẹ wá lọ wá orí ẹyẹ àparò sáà lè ìwòsàn fún ní ni ẹsẹ̀ rí ó straight padà orí ẹyẹ àparò ok kí ló dé tí ò rí jẹ́ orí ẹyẹ lé and then ẹsẹ̀ tó bá wọ́ ọ̀dọ́ àwọn wọ́ panama lọ wọ́n máa fọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa tuntun ni ẹsẹ̀ bẹ́ẹ̀ ni ìnira tó lágbára ni èyí tó bá ti kánlá parí ní ó máa tó bá kánlá pátápá ìbá lè rí bẹ́ẹ̀ ìnira tó ní agbára tí wọ́n ó ma ké burúkú burúkú nípa kò dẹ̀ sí pain reliever gẹ́tí wọ́n fọ́ alẹ́ yóò fọwọ́ rẹ̀ straight dànù ni ó sì ma fọ́ ẹsẹ̀ rẹ̀ lọ bọ̀ kí a ní kí èyàn forí ẹyà àparò ra ibi bẹ̀ yóò wà jẹ́ kó straight bí èyàn kan náà ni nínú àwọn orúkíá èyàn lóhun ò ni omi wíwọ́n síbi ọjà ní ṣe èyàn ló ń èyàn ní pé kò mọ́ kí ẹba tọ́ oyin àti kíní kan àtàwọn ogun kẹ́ ti ẹwà kó sórí mẹ́rọ̀ kọ́ wá láà tó bá ti wá lá mẹ́rọ̀ yẹn kọ́ wù kò sí tó bá lè kàbáyọ màmá ní so ó ní pé àwọn kíní nǹkan ó mọ́ ní because àwọn wọ́n dá specifications ẹ̀ specification ẹjẹ́ ìwáṣẹ́ sí àtọ̀fin láàrin kẹ méjì àkọ́kọ́ ó nìkan tó jẹ́ pé bí tẹ́jìríbà nínú tó dẹ̀wà mahsus in tó ṣe pé reality ni reality ni ṣẹ́rọ ẹlòmí lè mọ́ ní pé oògùn wá ń kọ́ àtàbẹ̀rẹ̀ ń kọ́ ara ilé ìyàtọ̀ ilé ní reality behind it ok kí ni mírọ̀ tí mo lá ṣe nǹkan tí mo lá yẹn ṣó ní ṣe pẹ̀lú tíkà tí mo ń ka and then kí ni reason tó pé orí mírọ̀ ni mo ti gbọ́dọ̀ lá oògùn ìbótókòólò paracetamol wọ́n ní ojú sórí mírọ̀ kó lá o lè ní pé kó ṣe kíníkan o lè ní kó ṣe kíníkan nítorí mímọ́ta láti mọ́ connect àwọn nǹkan mípọ̀ rárá àwọn kíníkan tó kó ti rí pé no àwọn olè nǹkan specifications ok yẹn tó ní pé ayé ń síun bí àwọn ok yẹn tó lóhun rọ́jàtà àwọn afúlóòkà kí ni òka tí ò fi sọ́wọ́ ṣe oúnjẹ tó yóò lọ síbi àwọn kinní kan wọ́n lè ní kó mọ́ fi mí ra orí ara rọ wọ́n lè ní kó lọ ra bam kó mọ́ fi ra bí tó ti rọ yẹn kó mọ́ fọwọ́ gbó àbí kó fọmí gbóná sílé ó gbẹ́bẹ̀ gẹ́gẹ́ ló fi sí ó wá ń carry out àwọn effect kan bí tẹ́jíríbà pẹ̀lú test kíní ò lè lọ because ó ti ìkíní ẹ̀ ti kò lára rẹ̀ already infisọ́lù ti ṣe bó ní nǹkan tó tó wá wà ń tàbí oníṣùgbàdà lọ ìfẹ́ẹ̀tì nínú bẹ̀yẹn ó ti ní àwọn connections kọ̀ọ̀kan nínú tí ò lálàyé nú nìyẹn ṣẹ́gun tó bá ti láwọn kan tí ò lálàyé nú ẹ jẹ́ ká fura kéèyàn fura tí ó bá yìn àbí àfèyí tí ṣẹ̀rí àbá mú wá òun lọ lórí pé mọ́dàmọ́ ara rẹ̀ àrókíyà àṣẹ̀ríyà yẹ̀kẹ́ tẹ̀kfíkì Ah, ẹnìkan ó ní problem ẹgbẹ́ ẹka suratul fatiha fún ẹka suratul fatiha tí bí ti bá ń ṣe bí tára bá ti ní kọ ayatul kursi gbóná lè àti rẹ̀rì fún ẹ̀ríwà tó gbẹ́yàn kalẹ̀ ni kò sẹ́rì tó gbé orí ẹ̀yà pàrólẹ̀ àbíkẹ́ ẹ̀mọ́ lámẹ́rọ̀ because yẹn kò ní connection sókè tí ó bá ti tó kébí alójú tiwa kò ní connection tí sẹ̀ríà bá ti gbé kalẹ̀ sẹ̀ríà ní mọ́jọ̀ wá lọ ọlọ́ọ̀bá ló gbélé kalẹ̀ nú ẹ̀hẹ́ ọlọ́ọ̀ tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba ta ló gbélé connection ta ló gbé òkà kalẹ̀ gbé tó bá ti fòká sọ́wọ́ tó bá tó bá fi kan ọjà àwọn customer wà mọ̀ because kò ní tákíyàn ní pé à ah, ó wá lọ gba àwọn tó mọ̀ rí brand business fẹ́yàn wọ́n bọ̀ rí brand business yẹ àwọn social media and handlers wọ́n bẹ̀ promote business ẹ̀ orí yẹn ó ní connection kí ni wọ́n ṣe wọ́n mú business ẹ̀ wọ́n bọ̀ tuntun wọ́n bọ̀ ní ti ẹ̀ wọ́n wà bọ̀ gbé sáyé wọ́n wà bọ̀ polongo rẹ̀ yóò wà dọ́dọ̀ àwọn èèyàn tó pọ̀ orí abo build website bí build e-commerce website ni wọ́n display àwọn jàrí sí bí Jumia bí Jiji orí pé òyìn náà wọ́n ṣe wọ́n build website wọ́n wá ń tò síbẹ̀ kó kárí kó kárí oko sábàbù yẹn sábàbù ẹ̀dẹ̀ lọ káó ní sábàbù káó nílé yìí but àwọn tó ní júmìà yẹn káwàá jòkó sílé káwàá lòká káwọn fi gba ọjà connection tó ní papọ̀ wọ́n fò ká gba ọjà ọjà wọ́n fi gbẹ́yìn ni kò connection kí ni yẹn ká tó lè rí èyàn orí tí ò ní connection yẹn o lè ti anything ṣe ìtìbátò ẹ̀ka nǹkan méjì náà ni ìmọ̀ kó jẹ́ pátọ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá àbálìjẹ̀nú lọ fún ọ tó bá yàtọ̀dọ̀ Ọlọ́run ni ó rẹ̀ rí fún ẹnu Kùránì àti súnnà ààrẹ rí pé o lè ka sallallahu alaihi wasallam nígbàtàn sídẹ́sà nẹ́bì sallallahu alaihi wasallam èrí wà fẹ́ yìí láti gbà wọlé Ah, bí tẹ́jìríbà wo gbàtà lọ já ewé awá já ewé dóngóyárò pọ̀mẹ́wé mango ajá ewé mọ̀ríngà ààrẹ awá sí tàbásí omi rẹ̀ tàbá mú a mọ́ síṣẹ́ fún onírun bí tẹ́jìríbà tẹ́jìríbà ni test practical scientific practical bí àwọn tó wà ní doctor tàjẹ́ medical student Ah, bàtàwà tàti wá study sense organs o àwọn ìpara ó láwọn nutrient kan nínú ewé mango nutrient yẹn tó bá mix pẹ̀lú àwọn metabolic kìnnì kan nínú ara a fight àwọn cancer orí pé connection ti wà báyẹn àhádàhùn ilé ìkù sí tó sí àmọ́ ká sọ́ra fún àwọn gíníkà tí ẹwà tí Islam jẹ̀ tó wá fún wọ́n ka hadithi kan fún àmì ìlànà wọ́n ní dáàmà yorùbá kílá mọ́lá yorùbá kí ni yàtọ̀ pé kí ni yóò clear sẹ́ in tí ó ti mọ́ mùsùlùmí ma ń eré burúkú ní ma ń sákò mẹ́ tí ó bá ti mọ́ hadithi ti wà àwọn mùsàbíhàt mùtàṣàbíhàt ṣe bá yàbí èyí tí ó bá ti wa mani taka shubahat wa irdi dákùn sáfà wọn tí ó bá ti clear ilé yóò fẹ́ ẹjẹ́ kọ́kọ́ lọ sí wádìí bó ṣe kílẹ̀ tó bá ti wá kílẹ̀ sí mi níwà sí tí ò bá ti kílẹ̀ ní sí waman waqa fi ṣubahat waqa fil haram wọ́n tó bá ń kó sáwọn ṣubahat yẹn ó kù sí àrámù dákùn <coughs> so lẹ́yìn ìgbà ikọ́ wá ní pé azáhù lọ́rọ̀ ìgbìlá gẹ́bí ọ̀tọ́ ma ń ṣe zábùhù tó ń dùn kan fún àwọn àlìjànú àti àwọn èèyàn wọ́n wà ṣífà ó rẹ̀ wọ́n wọ́n tún wá lọ sí ọ̀dọ̀ àwọn pásítọ̀ ni àbọ́dọ̀ àwọn alufa alufanfa àbọ́dọ̀ àwọn oní alásìsẹ́ ni wọ́n ní pé wọ́n pàǹkan báyìí wọ́n pàǹkan báyìí wọ́n pàǹkan báyìí àwọn ilé yìí kọ́ wo ó léwu gan ó léwu gan wọ́n ni wàhúwà kẹfẹ́ olùwòkó ma annahu shirkun akbar yóò ríjú min almilla eléyìí ni ọmọ ìṣẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tó ti pé ẹbọ́nlá ni tí ma ń gbìyànjáde kò ní mẹ́sìn ìsìmọ̀ ìṣẹ̀lẹ̀ so masala kan tó wá wà ó ní pé sálẹ̀ fi nǹkan tó jẹ́ haram sálẹ̀ fi ṣe ìwòsàn kíkà sáré yà síbẹ̀ díẹ̀ èyàn olè fi tó jẹ́ haram se ìwòsàn sẹ́mọ̀dí ni ìdí ni wípé hadithi ti wá fún hadithi ti sọ̀rọ̀ ha pẹ̀lú ẹ̀ ọlọ́run òfin ìlàjú wa fi ma hábọ̀rọ̀ ma àlìlà ọlọ́run òfin ìwòsàn wa síbi tó ṣe ní haram fún wa so tó má sí ní kí ní ka haram ní gbà kí ò lè fi kò lè jẹ́ wọ́sàn kíní yóò lóòtọ́ haramu ni o àmọ́ wòsàn so kò lè kó sínú kò lè kó sínú dọ̀rúnrọ́ ni kò lè kó sínú kíní dọ̀rúnrọ́ kíní reason reason ni pé àdífì ti ní kò tẹ̀lé jẹ́bẹ̀ kò lè wọ́k ó jẹ́ pé nínú ṣùgbọ́tù dọ̀rúnrọ́ nínú àmọ́jẹ̀mọ́ dọ̀rúnrọ́ ni pé kíní yẹn in ta fẹ́ fi haramu gbé kò yẹn pa ó ti fẹ́ kú nínú fíkò dọ̀rúnrọ́ ni àwọn fíkò tó wà dẹ̀kẹ́ táwọn yòókẹ́ gbọ́rí ebi ń pọ̀ ti fẹ́ kú ǹjẹ́ ó rìnlẹ̀ pé ẹ̀rin ẹlẹ́dẹ̀ lè sọ ó lè jẹ́ ó lè mọ́jẹ́ kí kú só tó bá jẹ́ kí bí ẹran kó tó fẹ́ jẹ yìí gan tó bá jẹ tán wọ́n times 1 million ní ma ń páyàn orípò lè jẹba yìí because in tafẹ́ gbékò kò ní gbékò kò lè gbékò ó ọ̀gọ́rọ̀ jẹ́ bó lè sáàkì kí rẹ̀ǹgbẹ́ àti gbọ́ orí lẹ́nu àwọn tán mú pé kì í rẹ̀ǹgbẹ́ wọ́n náà tó bá ti rẹ́ni tó bá ti mú tí rí yóò kọ́kọ́ fọwọ́ gbá orí báyìí o ní pé ọtí rẹ̀ǹgbẹ́ tó bá wà nínú desert tó rí nǹkan tó jẹ tó rí o gbé nínú ẹ̀sìn Islam tó ẹkẹ́ bí ọtí ilé ìṣẹ́ ọtí ilé ìjẹ àmọ́ tí ilé ilé rẹ̀ǹgbẹ́ o lè mú nítorí ó lè rẹ̀gbẹ́ tí ó bá lè rẹ̀gbẹ́ tó bá mú àrámù tó ní hasipinu dọ̀gúrọ́ ní pé ó gbùdọ̀ ní ẹgbẹ́sẹ̀ kí ní gẹ́mọ́ ń gbé dọ̀gúrọ́ kú o dọ̀gúrú dẹ́lẹ́mì dọ̀gúrọ́ lálúrí ní o lálúrí lálúmọ́kọ́ bíbí má fi lálúrí dá nǹkan gúnmọ́ rẹ lójú sékíní ilé sékíní reality só lè bádà dọ̀gúrú ẹ̀mú tí ó bá lè gbé kú o gọ́rọ̀ sí àrọ́mì

ẹgbọ́n náà ìtọba kúrukú tó lágbára in reality bí ọ̀nà fẹ́ fi fún ẹ̀ṣẹ́ rẹ̀ kóòlù almuhim wal aham o ni wípé dọ̀rúrọ bó ṣe rí ní ẹ̀ so ó tún wá rí pé o lè fi haramu ṣe ìwòsàn kí ni reason nọ́sù ti gbé wá ọlọ́run ti gbé ó yà nẹ́bì tí ó jẹ́ yọ pé haramu lè jẹ́wòsàn ẹwà ni ọmọ ní kìníkà lára ẹwà ń ó lè fọ́tí wáwọ́sàn àwọn nígbà yóò mú tí yóò mú wọ́n a fi sí ní kìníkà no ẹkì tó wá fún ní kìníkìníkà ó ní pé ó náà kàmtò pé a very very minute percentage pé a very very minute percentage percentage percentage dọ̀ ìlú tí ó ní effect kàkàkà bí i because in most cases àwọn òkúta mọ́ lò wọ́n fi bóyá ó lè jẹ́ methanol àbí alcohol àbí kanú àwọn all families so wọ́n lè fi àwọn very very minute percentage fún ìmí bóyá bí preservation ibẹ̀ àbí kìí ń so gangan lógún kódà náà pef can low àbáwọn kọba yẹn kọwọ́ àwọn àfáà ní pé àwọn percentage yẹn àwọn àfáà kan tó sọ̀rọ̀ nínú ẹ̀sìn nínú ẹ̀wọ́ kò láyẹ̀dọ̀ because percentage yẹn wà so dọ̀ èlì ó dẹ̀ ní nǹkan tàbí fi sí kìí sóhun gẹ́gẹ́ ní kìí sóhun gẹ́gẹ́ lógún kìí sóhun gẹ́gẹ́ lógún họ́rì jùn anhùn gẹ́bà ìsọ ìmí jẹ́ preservative um, technique ọ̀tọ̀ wá ní pé ọtí òun láwà gbé lóra láti gbọ́ ti lóra ọtí ò lórí rẹ̀ tẹ́sí fún yẹn agá ẹni yíyá oúnjẹ́ àbí ẹkọ́ lọmọ fagbó àwọn tọ́mọ́ kánsẹ́lì yẹn depression ó ló ní gbọ́gbà káàtẹ̀ pé mo gbá kéèsì kan tó gbé depression kíníkàkíníkan ok but wọ́n ń sí kí directive lọ́dọ̀ àwọn kọ̀kan pé kí lè lè ṣe èmi tí pé èyàn lọ advice èyàn bá sọ̀rọ̀ ní èyàn tó bá ní depression yí ma ń bá sọ̀rọ̀ lọ́wọ́ bá ní kí ló ń depression láyé kí ló dùnú ayé tí ń depression yẹ dápù kí nìkan tó dùnú ayé tó bẹ́ tó wà rí tí wọ́n depression ẹ̀mí olówó ní kí aláṣẹlẹ̀ wọ́n lò akọ́kọ́ lówó láyé sanwó ni dáa tó dáa ọfẹ́ dáa tó èyí ó ṣe wà sí tẹnu tààrí ọ̀bálẹ̀ ó rẹ̀ lè ti sàárè sórí in tó gbùdọ̀ mọ́ fa depression fún ni pé in tí rí Kùránì kà láàrùn in tí rẹ̀ sí ṣe mo mísì ohun súnbì ní jẹ̀mọ́ láàrùn yìí ah sí ti di mùnáfi kí in tí ọkọ̀ mọ́dẹ́rù bọ̀nù in kírun jẹ̀mọ́ in kírun ìṣá ìlànà ah wàhálà dé o ìbáyà rí ẹmọ́tẹ́ni tán kẹ́ ní ṣe ní counseling wọn ni kò lọ mọ́ gbórin haram mọ̀ lórí fa haram ló ó wọ́n pé wọ́n ti lọ́lọ́ òfin sọ sí tó ṣe lára mọ̀ díẹ̀ lé kìíní kẹsọ̀ nípa orin wọ́n ni kẹmọ̀rísì tí e at that particular moment tí nẹ́pà bá lè múná lọ tí ò rí fóònù chájì yóò ṣe rí bú lódídí ní rísì ni pé èyàn tó bá ti gbóhun dáadáa ó jẹ́ 20 nítorí orin tẹ́lẹ̀ tó mọ̀ gbọ́ àwọn orin bí àwọn bí blues àwọn bí Westlife àwọn orin tó ṣe pé àwọn èèyàn lọ máa ń fọwọ́ kànyàn lórí ẹ̀ ní báyìí ẹ̀kọ́ àwọn ìgbàtọ̀ gbàgbà ooo dẹ́ fọ́gí mọ́ wọn lẹ́wọ́n ní ológo fọ́lẹ́sẹ̀ gúnígò tó ọ̀tọ̀lá àwọn èèyàn tí ọ̀tọ̀lá tó pé àwọn orin tán ní kọmọ gbọ́ ìgan àwọn orin yẹn gangan gangan gangan òun gangan ní source of depression ó láwọn gẹ̀ẹ́gẹ́ tó bá gbọ́ tó bá wà addicted sí tó bá gbọ́ ò nísùn èyàn tó bá táwọn omi bá ti mọ́ lára tó bá lè rí gbọ́ wà láwọn olè mọ́sùn èmi ti mẹ̀rẹ̀ kábàrẹ̀ gíníṣẹ́ tí àwọn ìjòkó kàtí ọ̀pá àpọ̀ ni kò sọ́rọ̀ mẹ́ tóònù ni ó ní kíní ẹ̀sẹ̀ mọ́ ń dún wàláì tí lẹ́bá kúrò fún ìmọ̀ bèbè ká fún kàkiri ni yóò wà plé yóò agbésẹ́gbẹ̀ báyìí gbọ́n ló fi lè sùn yóò wá sún ẹkàdà bá pálùgbù tí ò bá gbọ́ kílẹ̀ kò ní sùn ẹwùn kẹbáyìn ṣe fọ́lọ̀ òfin wo sánwá síbi tó ṣe ní àrà àìní haram fún wa ìkaná àmì àti bá mi sọ́rí pé òun lẹ́nì kan láti pé níbi iṣẹ́ ẹni ẹ ìmọ̀ ń fa igbó burúkú báyìí ojú ni o fẹ́ escape reality ẹ̀rìn náà ti máa pàgbó lọ́wọ́ wọn kò ní mọ́jú ṣẹlẹ̀ máa ó ti escape reality ni tó bá tọ́kọ̀ rẹ̀ bá ti padà sí ìkíní depression bẹ̀rẹ̀ ni yóò tún wá gbóbi oh, yóò tún wó náà sí ọdún olúwa fẹ́ escape reality dà kídìní ó ti wá bàjẹ́ kí náà ń pè liver mo ń bèèrè yóò báyìí sọ lọ́nà <laughs> ẹ̀dọ̀fóró gbogbo liver gbogbo yóò ti wá jóná yóò ti dúdú lọ́nà gbogbo bí báyìí wá síbi àyàbá yìí àwọn farins àbí kílẹ̀ ń pè gbogbo yóò ti gidi yóò ti lọ́pọ̀ yóò ti jẹ́ra yíwa lóòrùn escape reality orí kọ́lọ̀ ọ̀bọ̀ òfìwòsọ́wá síbi tó ṣe ní kí ni o haram fún àdákùn tó má ti fún ní fatuwa wípé lọ fi àrámù sí ìwòsàn dáwẹ́wà àdíkì wà àdíkì wà kọrin lẹ̀ ọlọ́ọ̀bá ló fún ìwòsàn wá síbi tó ṣe ní àrámù fún àgbẹ́lọ́bà kó sánú wa kó sì dáadáa fẹ́ nípa kama hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi